إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساءً واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله دجدج بوبوكو tọ́lọ́wọ́ bá nìkan ṣoṣo ni ọ ayin Ọlọ́run bá subhanahu wa ta'ala àwa yana lọ́wọ́ rẹ̀ a sì wá àforíjì rẹ̀ àwa àbò Ọlọ́run bá subhanahu wa ta'ala níbi aburú ẹ̀mí wa àti aburú àwọn sí ọwọ́ wa ẹni tí Ọlọ́run subhanahu wa ta'ala bá tọ́ sọ́nà ò sẹ́ni tí ó sì lọ́nà ẹni tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala bá sì sí lọ́nà kò sẹ́nìkan tí ó tọ́ sọ́nà mo ń jẹ́rìí pé kò sí nǹkankan tó tọ́ sí ìjọsìn àyàfi Ọlọ́run Ọba Allah nìkan ṣoṣo ni mo sì ń jẹ́rìí pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹrú Ọlọ́run Ọba ni ó òjíṣẹ́ Ọlọ́run Ọba sì ni ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ má fàyè sílẹ̀ àyàfi jẹ́ mùsùlùmí gbogbo ẹmẹ́ ni àpátápátá ẹ páyọ olúwa yín tó dá yín látara ẹ̀mí kan ṣoṣo látara ẹ̀mí yìí náà ló ti fàjáde ẹni kejì rẹ̀ ó wá tàkà lára àwọn méjèèjì àwọn ọkùnrin tó pọ̀ àtàwọn obìnrin ẹ bẹ̀rù Ọlọ́run Ọba tẹ́ fi ń bẹ̀rẹ̀ ẹ̀yin olùwàbó òdodo ẹ páyà Ọlọ́run Ọba subhanahu wa ta'ala kẹsì máa sọ̀rọ̀ tó ṣe déédé tẹ bá ń ṣe léyìí Ọlọ́run Ọba yóò mọ̀ bá yín tún àwọn sẹ́yìn ṣe yóò sì máa foríjì yín àwọn àṣìṣe yín ẹni tí bá ń tẹ̀lé tọ́lọ́run Ọba àti tòjíṣẹ́ rẹ̀ èyí tí sì fi ń dájú nínú gbogbo mẹ́nà ìmẹ́nà nẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ni èyí tí wọ́n fi ń burú jáì nínú gbogbo alámẹ̀rí òun ni àdádálẹ̀ gbogbo àdádálẹ̀ anù ni ó gbogbo anù ló sì wà nù náà ibadallah ẹ lórí ìpáyà ọlọ́run ọba subhanahu wa ta'ala ìpáyà ọlọ́run ọba ìpáyà ọlọ́run ọba nínú àwọn nǹkan tí ọlọ́run ọba subhanahu wa ta'ala fi sí abẹ́ àkóso wa ìpáyà ọlọ́run ọba nípa nǹkan tọ́lọ́run ọba subhanahu wa ta'ala fún wa ìpáyà ọlọ́run ọba nípa malakeji ibadallah harisun على أن يفرق بين بني آدم شيطان ó jẹni tó nígbìyànjú láti ṣèpínyà láàrin àwọn ọmọ nẹ́bí Adam ó dá kúfúrú lẹ láàrin wọn sí kèfèrí ó dá lẹ láàrin wọn kan bá fi lè pín yẹlẹyẹlẹ kan má wà papọ̀ kí wọ́n má jọ wà aljanna papọ̀ bákan náà ó tún wọ́lọ sáàrin àwọn mùmìnì láàrin wọn orísìírísìí àwọn àárẹ̀ ọkàn ló bẹ̀rẹ̀ sí ń gbé sí wọn lẹ́mí nínú àwọn irinṣẹ́ shaitan tó burú jù pátápátá tí alimọ́ ibn al-qayyim rahimahullahu ta'ala wọ́n ní òun ni aslu kulli sharrin òun ni ìpìlẹ̀ gbogbo aburú pátápátá tó sì pé shaitan a máa fi dáa ní àwọn ọmọ nabi adamaru a máa fi dá wàhálà láàrin wọn a máa fi jẹ́ kí oore tí Ọlọ́run bá subhanahu wa ta'ala ṣe fún wọn ó kó láàrin wọn a máa fi bá sẹ́yàn jẹ́ bẹ́ẹ̀ sì ni shaitan a máa fi jẹ́ kí èyàn takò òdodo ibadallah àìsàn yìí kódà hun gánà ló kó bá shaitan fúnra rẹ̀ tí Ọlọ́run bá subhanahu wa ta'ala tó fi sẹ́bílẹ̀ títí di ọjọ́ ọgbẹ́ndẹ̀ wa inna alayka la'nati ila yawmi yub'athun in tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala sọ fún iblis ni yẹ ìwà yìí ló fa kí shaitan tí ó fi forí balẹ̀ nígbàtí Ọlọ́run ọba subhanahu wa ta'ala pàlásẹ kó forí balẹ̀ fán nabi adam ala wa huwa al-hasad òun ni envy kíyàn máa jọ̀wọ́ ọmọlàkejì kíyàn máa pẹ̀gàn ọmọlàkejì kíyàn máa ní kéta ọmọlàkejì sínú fayára ra'akumullah ìwà yìí ló fa nígbàtí Ọlọ́run bá subhanahu wa ta'ala pa Ibilisi láṣẹ so fasajada al-mala'ikatu kulluhum ajma'un gbogbo àwọn mala'ika pátápátá náà forí balẹ̀ illa Ibilis Ìbílísì nìkan ni ọ abà an yakuna ma'a sajidin kò foríbalẹ̀ pẹ̀lú àwọn tán foríbalẹ̀ ọ sọ̀rọ̀ Ibn Qayyim rahimahullahu ta'ala wani ìpìlẹ̀ aburú nǹkan méjì náà ni alhassadu walkibiru ìgbéraga àti ẹ̀gàn Ìbílísì kọ́ ó ní àbóòlù ah, òun ṣe foríbalẹ̀ khalaqtani min nar ó jú lọ́nà bóò ló sì wá sí pé òun ni ó tọ́ sórí yìí orí pé kó sí pé àwọn màláíkà ó forí balẹ̀ fẹ́nìkan a ádámà ló wá tọ́ sí fala hawla wala quwwata illa billah nítorí ẹgànà Ìbílísì sì dẹni ẹ̀kọ́ sì dẹni ẹgbẹ́ ila yawmi yub'athun ibadallah ẹ̀kọ́ láńlá lẹ́lẹ́ fún wa torí pé Ọlọ́run bá subhanahu wa ta'ala ó ń kìlọ̀ fún wa nípa iblis kó má gbé wa kó nínú aljanna gẹ́gẹ́ bó ṣe yọ àwọn bàbá wa méjèèjì àwọn òbí wa méjèèjì bó ṣe yọ wọ́n kó nínú aljanna kó má yọ àwa kó shaitan ìwà hasad ìwà ẹ̀gàn shaitan wa máa tán ní àwọn èèyàn kama ní síra wọn torí pé kódà ìwà yìí ló fa tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n fi gbántà nabi sallallahu alaihi wasallam muwa ọlọ́wọ́ bá sọ pé am yahsaduna an-nasa ala ma atahumullahu min fadli ọlọ́wọ́ bá ní am yahsaduna an-nas àbáwọn yahudi wọ́n pẹ́ ga àwọn èèyàn nípa àwọn Quraish lọ́lọ́wọ́ bá ń gbà lérò pẹ̀lú annas àwọn afá mi sí sọ pé al-mu'minun so am yahsaduna an-nasa sáwọn yahudi wọ́n jowó àwọn èèyàn ni wọ́n pẹ̀gà àwọn èèyàn ni ala ma atahumullahu min fadli lórí nǹkan tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala fún wa nínú ọlá àwọn jẹkú ń bété mújẹmújẹ yóò sì jẹ́ àárín wọn lọ́lọ́wọ́ bó ti gbà nẹ́bì dìde aleyhisallahu bi a'lama bi shakiri sọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala nímọ̀ jù nípa ẹni tí ní kama ya'rifuna abna'ahum wọ́n dà nábì mà pé òjíṣẹ́ Ọlọ́run ọba níṣẹ́ kama ya'rifuna abna'ahum gẹ́gẹ́ bí wọ́n ṣe dá ọmọ wọn mà ẹwọ ẹwọ mubalaghah níbi tashbih bí wọ́n ṣe dá ọmọ wọn mà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe dá bọ̀ síbẹ̀síbẹ̀ náà wọ́n takò òdodo náà ni látara hasad pé ah hasadi a máa sọyàn ní pé ah, yóò sì wá jóun òníwà máa là fún aláwọ́ pé in tó jẹ́ súnnà náà àbí fala hawla wala quwwata illa billah àwọn ni mọ̀ hálà fún wa lọ́wọ́ àwọn ni mọ̀ sọ fún wa pé eléyìí ni eléyìí àbí àti gbáyé àti jọ ìdáwà tí ń ṣe fala gbogbo tí Ìbílísì náà gbogbo wà tó wù náà nìyẹn pé ah, òun ti ń jọ́sìn fọ́lọ́wọ́ bàbọ̀ láti jọ yìí ó yẹ kó ṣe pé èrè èrè iṣẹ́ tóhun ti ṣe fọ́lọ́hun sọ̀bọ̀tọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala yakhluqu wa yakhtar ọlọ́wọ́ bá máa dáa sí máa sàṣàyàn tó bá wù ọlọ́wọ́ bá subhanahu wa ọlọ́run bá ní wala yajiduna fi sudurihim hajatan mimma utu nípa àwọn muhajirun in tí wọ́n fún àwọn ansọ́r ẹ̀ ní ibi kan tó ma ní hasadi sí allahu akbar ẹwọ ọlọ́run bá ẹwọ tọ́lọ́run bá subhanahu wa ta'ala ń júwe fún wa ṣe rí ibi tí ẹ̀ gan ní agbára dé in tí wọ́n lo a ní bùkátà láti máa láti máa ṣiṣẹ́ tọ ọkàn wa bóò láṣe dínà mẹ́ṣẹ̀ ìtọ́nù bẹ̀ in tó ṣe pé wọ́n náà ló fún ọmọ làkejì yẹn fa bóyá alápẹ̀ẹ́rẹ́ ń sin wọ́n jọ ń sin ẹran ni ẹ̀wọ́n náà tí ẹ̀ tí ní kẹ́kẹ́ ìwọ gbélé kí wọ́n náà máa sin ìgbà tí ó gbé e fún báyìí ọmọ márùn-ún kúà lẹ́lẹ́yìn bílẹ̀ kan

wàláyí nínú tíyàn ti bá sábà náà mẹ́yàn yóò sì túnmọ̀ jówó ẹ̀ lórí ẹ̀ ibadallah annabi sallallahu alaihi wasallam sọ pé dabba ilaykum da'ul umami qablakum wọ́n dáwá fún yín ó dáwá fún yín àwọn àìsàn al'umma tó síwájú yín alhassadu walbaghdha ẹgàn àti tẹ̀mbẹ̀lẹ̀kún ìkórìíra ara ẹni Ibadallah ẹni tọ́lọ́wọ́ bá bá dá Sheikhul Islam Ibn Taymiyyah sọ pé ah kò sẹ́nìkan láyé àyàfi pé yóò ṣe pé yóò ní nǹkankan nínú hasad yóò ní nǹkankan nínú ẹ̀gàn àyàfi ẹni tọ́lọ́wọ́ bá bá ṣàánú nìkan kò ní ẹ̀gàn sọ́mọ́lákejì kankan kò ní kéèta ọmọlákejì lẹ́mìí ṣùgbọ́n Ibn Sheikhul Islam Ibn Taymiyyah wọ́n sọ pé ṣùgbọ́n ẹni tọ́lọ́wọ́ bá bá wá ṣe dáadáa fún ní ó rí recognize pé tọ́ ẹ̀gàn ló fẹ́ crept wọlé yóò yóò wá tí dánà pẹ̀lú tán nabi sallallahu alaihi wasallam sọ kama kásàdúwà fún barakallahu laka fi torí tán pè ní hasad ganga tamanni zawali ni'matil ghayr tamanni zawali ni'matil ghayr kí a máa raka pé orí ẹni kí ẹlú ẹlòmí kó bọ́ fún irú ẹni tó fún tọ̀hún lẹ́ránsìn ẹ̀yàn eh, pé ìntọ́ Allahu Akbar ẹwọ mìíyàn Ọlọ́run tó bí gan Ọlọ́run sì ma ó ma wájú ra wa lọ àṣígbà tó náìsì sí nígbà tó mọ̀ pé kò tí ì tóhun bí láìfù sí rínà ìbádàlá ẹlòmíyàn tí fi tí ò tí fi pẹ̀gẹ̀rẹ̀ náà ni pé ọ̀sá àti tóhun ọjọ́ tó bá ti di pò ń jù lọ à ìwọ́n náà wọnú list yóò fala hawla billah ẹ̀rí pé a ní bùkátà sí ìrànlọ́wọ́ Ọlọ́run Ọba a ní bùkátà sí ká máa bẹ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala gan so ẹni tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala bá ṣàánú yóò rí ìrìnàgbé ah ohun ò ní jẹ́ kí ṣaitọ́nù mọ́ bí in ti Al-Imam Ibn nígbà tí wọ́n sálàyé ayà tó wọn Suratul Hajj pé wa man yuqa shuhha nafsihi wọ́n wá sálàyé pé sẹ́rí fa ula'ika humul muflihun in tọ́nà ọba sọ nìyẹn ومن يوق شح نفسه الشح يا الشح تمية جنجلو من بي حسد أتوقلوك عوان وامينا ẹni tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala wá fún ní tó bá fún ní kápá pé tó rí suppress àbí tó rí prevent ah fa ulaika humul o ibadallah ó kéré ó ẹni tó bọ́kù nínú àìsàn burúkú yìí àìsàn burúkú sí ni ibadallah annabi sallallahu alaihi wasallam sí ń sọ fún wa pé la tabaghadu ẹ má ma kórìíra ara yín ẹ má ma ẹlòmí ò lè dákan tó ṣe kí ló ṣe fún ọ tó sì wá kórìíra rẹ̀ báyìí ẹ kí ni ò tẹ́ bá ti rí pé ń sọ̀rọ̀ lọ ṣẹ́ẹ̀sì rí kìníkà ni pé ìwò ṣe fi pamẹ́ ìwò òsè fi pamọ́ in tí in tó fi in tó fi kórè ẹni wọ́n padà hàn ẹkí ni àwọn àṣẹ pé ònìkan ló wá bímọ kọ́ àṣáà náà bímọ ní ẹgbẹ̀nu àkíní ònìkan ní àkọ́kọ́ lọléwé kọ́ ẹgbẹ̀nu Ibadallah Allah subhanahu wa ta'ala sọ fún nínú al-Qur'an Allah bá ní nahnu qasamna baynahum ma'ishatahum fil hayati dunya awala pín fún wọn awala pín fún wọn ma'isha àwọn ìjẹ ìmú wọn fil hayati dunya awala pín fún wọn láyé yìí in tí kan على كل من كان لي حاسدا أتدري على من أسأت الأدب wọ́n ni sọ fẹ́ni tó sì pé o ń pẹ́gà mi o ni àtàdìrí alaman asatal adab so mẹni tó ń wùwà burúkú sí pé asata ala Allahi fi fi'lihi ọ̀rọ̀ ọba ló ń gọ̀ sí níbi iṣẹ́ ọlọ́wọ̀n ọba tọ́lọ̀wọ̀n ọba ṣe li'annaka lam tarda li ma wahab o yọnú sí fún mi tọ́lọ̀wọ̀n ọba fún mi so ọlọ́wọ̀n ọba subhanahu wa ta'ala sọ pé nahnu qasamna baynahum awala pín láàrin wa ma'ishatahum fil hayati dunya ìjẹ́ so ọlọ́wọ̀n ọba subhanahu wa ta'ala ló pín so tí yẹn bá ń pẹ́gẹ ọmọlàkejì Ọlọ́run Ọba subhanahu wa ta'ala lè yàn bá ní problemu ẹ̀bọ́ kílé tó wá fún lágbàjá Ọlọ́run Ọba ní alaysa Allahu bi a'lama bi shakirin in tọ́lọ́run Ọba subhanahu wa ta'ala sọ inú suratul an'am nìyàn ìgbésọ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ò mẹni tí tó dúpẹ́ a gbé apá kan lórí apá kan liyattakhidha ba'duhum ba'dan sukhriya kápá kan lè máa bá mú apá kan lò wa rahmatu rabbika khayrun ẹwùn tó náà bá fi parí ẹ̀ a máa nú gbogbo ta fún aláyẹ yẹn náà wa rahmatu rabbika àwọn àfáà ní rahman bí alwahyun rahman bí báyìí wáhí ọlọ́wọ́ ìpé hidaya ọlọ́wọ́n bá wa rahmatu rabbika khayrun mimma yajma'un àánú ìdáyà ọlọ́wọ́n bá wáhí ọlọ́wọ́n bá ó ju gbogbo nǹkan tí wọ́n ń kójọ lọ ayà ilẹ̀ yóò wá dìmú pé ah ọlọ́wọ́n bá ti ní wáhí rẹ̀ ìdáyà rẹ̀ ó ju gbogbo táwọn yẹn ń kójọ lọ ok in tó wọ́n mójútó ní ara o ṣe rárá yí báyìí bíbà pẹ́ lómi bíbà pẹ́ lómi ti lẹ́sẹ́lẹ́tẹ̀ fún mọ́ ni so kò ní rí gbogbo bẹ̀rùn so ibadallah ọlọ́wọ́ bá ní wala tatamannaw ma faddala Allahu bihi ba'dakum ala ba'd ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ rí fún wa pé wala tatamannaw ma faddala Allahu bihi ba'dakum ala ba'd ọlọ́wọ́ bá ní ẹmọ́ mara ka in tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala fi gbé ọláfẹ́nìkan àwọn olùmọ̀ sọ pé bóyá ibẹ̀ ni halaki tẹ́ wà ibi tí wọ́n nuna kẹ̀yẹ ni halaki rẹ̀ wà ibadallah aburú ẹ̀gàn alhassad kò sí ká láwọn nǹkan tó lè bí wallahi hassad lè dá odidi al'ummaru odidi al'umma ẹwọ odidi al'umma kan in tí wọ́n fi gba ọ̀rọ̀ ọlọ́wọ́ ba náà nítorí hassad náà ni wọ́n nítorí ẹgẹ̀ náà ni pé ah, a yóò sì wá ní àwa yahudi àwa kàwé àmọ́kọ àmọ́ká àwọn lárúbáwá tí wọn ò mọ̀ kẹ́kọ́ wọn ò mọ̀ kẹ́kà wọ́n dá àwọn adẹ́ránkí àwọn àrán adẹ́ránkí àwọn ni wọ́n mọ̀ wá àrin wọn lọ́wọ́ bó ti wáyà ibadallah aburu hasadu lè ṣe ká annabi sallallahu alaihi wasallam pé la yazalu an-nasu bi khair ma lam yatahasadu àwọn èèyàn ò ní yẹ̀wọ̀n ò ní gbò lórí dáadáa lópin ìgbà tí wọ́n bá ti máa ṣẹ̀gán wọn so rawahu at-Tabarani wa albani ó wà ní mu'jam at-Tabarani Sheikh al-Albani sọ pé sahihi nínú silsilatu sahiha ibadallah a máa dá lérú a máa dá àdúgbò rú a máa dá ilé ìjọsìn rú mọ́sálásí Ọlọ́run Ọba a máa dá bíṣẹ́ a máa dánú mọ̀lẹ́bí rú a máa dá odidi ìlú rú in tí èyàn fi ní bùkátà sí nìyẹn kó máa fọ ẹ̀mí rẹ̀ pẹ̀lú ayà Ọlọ́run Ọba subhanahu wa ta'ala àwọn ayà Ọlọ́run Ọba pẹ̀lú gbàgbọ́ tó nípa nú kádàrá ìgbàgbọ́ tó nípa nínú kádàrá pẹ̀lú kíyàn máa tètè já kíyàn máa fẹ̀mí sí nǹkan àti kíyàn máa pọ̀ nínú àdúwà fún malakeji tó bá sí ń sàdúwà fún malakeji bẹ́ẹ̀ náà lọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala sì máa gbà tiyẹ náà ibadallah wallahi ó pọ̀ gan nínú ìkọjẹ́lòmí tí ò fi ródòdó in tẹ́ tí ò jíkẹ́lòmí ródòdó ní yóò sì wá jẹ́wọ́ ìwọ̀lú ma wá sọ dodo fún ọlọ́wọ́ bá sì nímọ̀ jù lọ ọlọ́run bá fẹ́ dán wò náà ni pé tọ́lọ́run bá mọ̀ pé tó bá yẹ pé ọ̀nà míì lódòdó yẹn gbà wá ó súnmọ́ kó gbà àmọ́lọ́run bá tó ti máa dánwò ń kálùkù súnnà tán sàlàyé fún ọ láti jọ ìwọ̀n àbí ẹni tí ò tó ọlójú rí láti sọ pé kó mọ́ sàlàyé rẹ̀ àwà wò tó bá tó bá dọ́dọ̀ ọlọ́run bá bóyá tó sọ fún ọlọ́run bá ni pé ọmọdé ni ọlọ́run ọmọdé ni sọ فلا حول ولا قوة إلا بالله عباد الله عمر بن الخطاب رضي الله عنه وسطي لا يكون الرجل من أهل العلم ينما بنين وممو حتى لا يحسد من فوقه títí tó fi pé kò ní máa pẹ̀gẹ́ ni tó wà lókè rẹ̀ wala yuhaqqiru man dunahu kò ní máa tẹ́m̀bẹ̀lẹ̀ ni tí ó tó wala yabtaghi ilmahu thamana bẹ́ẹ̀ sì ni kò ní máa fi ìmá rẹ̀ kò ní máa fi wá ìjẹmú lọ́nà tí ó tọ́ ibadallah kódà yìí tó sún ẹlòmí ìdédí ẹbọ yìí tó sún ẹlòmí ìdédí pé ká máa sàsírẹ ẹni wallahi ẹ̀gàn ni níbi iṣẹ́ yìí ibà ó sí ẹ̀sì ní gbogbo àwọn fíìmù burúkú yìí wallahi tán kọ àwọn èèyàn náà so gbogbo àwọn fíìmù burúkú in tán kọ́ àwọn èèyàn náà nìyẹn gbogbo àwọn Yorùbá fíìmù jákàjáká kò sí ẹ̀kọ́ gidi kan tán kọ́ àwọn èèyàn ẹ̀kọ́ báwọn èèyàn ó ṣe bí ó ṣe ti pé ẹ tọ́mú tí bá ti ń dá fún mọ́lá kejì the next reaction tó yẹ kí wọ́n ní ni pé kó wá lọlé ẹbọ in tán ti gbìn sáwọn èèyàn lọ́pọ̀lọ́ nìyẹn wàláhí ẹwà aláwọn èèyàn níbi àwọn nǹkan tí àwọn èèyàn ń contract ilẹ̀ òun ó wá fẹ́ talẹ̀ síwájú ní kìníkà kìníkà ẹ ti rí wọ́n ti sàsíra wọn lọ kíni náà ni hasad náà ni ẹgbẹ̀ náà ni a ní kò gbọdọ̀ ní tó mi sẹ́ ibadallah ẹni tí ó bá gba tító pẹ̀lú kádàrà Ọlọ́run Ọba yamutu hasratan yóò kú lẹ́ni tí inú rẹ̀ ó bàjẹ́ wa hazinan yóò kú lẹ́ni tí kò ní inú rẹ̀ onídùn bẹ́ẹ̀ sì ni kò tún wá ní rí nǹkan tó fẹ́ tọ́lọ́run Ọba kọ́ ọmọ بارك الله لي ولكم في القرآن الكريم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول قولي هذا الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وعلى وأصحابه ومن والاه وبعد عباد الله once we know this that envy is a widespread disease amongst mankind then we need to protect ourselves always we need to protect ourselves by going back to Allah subhanahu wa ta'ala seeking his protection by reading Surah Al-Falaq, Surah Al-Nas, and so many other adhkar that the Prophet ﷺ taught us. But at the same time, we have to be very careful. We live in a time that everything is ascribed to other people apart from Allah. You see people, they will say, uh, something happened to you. So the next person, that the, the person that is behind it is so and so. Why is so and so behind it? because he, he envies you everyone envies you Allah has given you something that he has never given anyone in, given anyone in this world we should be careful of our of what we what, he, what we accuse people of and what we attribute to people we give people more than they deserve everything is from Allah subhanahu wa ta'ala once you protect yourself and you also live a a moderate life. You don't live a life that, that invites the shayateen, shayateen al-ins wal-jinn to you. Then you put everything in front of Allah. But this mentality that everything is from your stepmother and it is your grandmother that is behind all of your trouble till you are 60 years of age. Even while she is in the grave, she is still plotting against you. You know, this is the mentality, the mentality of of, of an average Nigerian man. Ibad Allah, we need to be better than that. Allah subhanahu wa ta'ala is the one behind everything. Yes, we have affirmed it to ourselves that envy does exist. But you don't need to go overboard and then you see people every time you always believe he has enemies. He's so in a state of paranoia. You know, some people, that is why you see that they love all this useless music that talks about enemy. ọ̀tá mi part 1 ọ̀tá part 2 ọ̀tá láàrin ọ̀rẹ́ part 3 sólùkàdàdì fala hawla wala quwwata illa billah ibadallah many of the things that happen to us wallahi is from our own doings look to yourself before you blame others look to what you yourself you are doing what you are reaping with what you are doing We ask Allah subhanahu wa ta'ala to make us from those who will be pleased with whatever Allah subhanahu wa ta'ala has given us. We ask Allah subhanahu wa ta'ala to make us from the muttaqoon. Allahumma aati nufusana taqwaha. Wa zakiha anta khayru man zakaha. Anta waliwa wa maulaha. Allahumma ahsin lana dinana aladhi huwa ismatu amrina. Wa ahsin وأحسن لنا ديننا الذي هو وأحسن لنا دنيانا التي فيها معاشنا واجعل hayata ziyadatan lana fi kulli khayru. والموت راحة لنا من كل شر اللهم إنا نعوذ بك من أمراض القلوب يا رب العالمين اللهم اشفنا من أمراض القلوب يا رب العالمين اللهم لا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد